تعريض عليه معانيكم تعريض عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل هدي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لله قريش إلا بالجن ومن الفساد والسيد فليعبدوا أصحاب الليل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ̀yìn àbáwà ipò ìdìbò bárakà lọ́pù ìgbìtàwà ilé gẹ́gẹ́ ẹ̀ṣẹ́fọ́wà Muhammad Salih àtọ́n tàjí ìrìnlá bàkọ́ ni wọ́n ti wílẹ̀ kan orí omi ẹrù fún àjíníkáwá Bìnínà Bìsárí ìgbàmọ́ tún pọ̀ ohun bàbá sọ́rọ̀ àyá àti gbogbo ọlé lápapọ̀. Àlífà àgbà tuntun ọlọ́run dá orí ilé tó dì, ọlọ́run dá wọn náà tí ó dorí ilé, wọ́n ní kí n wá. Òní ni ọjọ́ tí gbogbo ìrẹsàádú local government, Muslim community, lẹ́yìn òkúmọ̀ tó ti kéde lọ rí. Àwọn náà lọ máa ń jọ́ ní ṣe sí ní ṣànà gbogbo àwọn àfáà nílẹ̀. Ṣe gẹ̀rẹ̀ pé àjọ́ ń ṣe ìgbìmọ̀ aláàfáà ìní ni wọ́n fi sọjọ́ àkóso táwọn sí lọ́dọọdún ìlọ́ngbà tí lè fi rán ní ẹ́fẹ́ wọ́n sọ fún wọn pé ilé làkọ́kọ́ sí ká tó ṣe láti tún bí wá gba àṣẹ́sì àti láti wá gba àlùbáríkà sí bí àfáwà tó sọ́lẹ̀ ìsìnwé wọn wọ́n dà bẹ́ẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ tó tó bẹ́ ń rí sí wọn tó tọ̀bálẹ̀ tó wọn ọ̀tá lóòmì sí èyí àwọn àti ìyá òun iṣẹ́ àwọn ẹni ọlọ́run èyí náà mèrè jẹ́ ní kọ̀kan wa náà ó parí ọba tó fi èmi sí ọjọ́ ìdùnnú fún ìdílé Sàràkí ó fẹ́ bá rí tó dùn wá pẹ̀lú oníkẹ̀rádò àwọn ẹni ọlọ́run tó sì jẹ́ pé báwọn ẹni ọlọ́run bá lọ báwọn kìí yára láti rí ipò wọn gbàgbà ṣùgbọ́n nígbà tí wọ́n bá sábò sọ́dọ̀ ọlọ́run àti pèmọ́ sí ṣe ìjókòó wá lè ní pẹ̀lú bàbá wa Sheikh Abdullatif Khalifa Al-Khalifa Al-Akbar tó tó wá yá kí wọ́n kí wọ́n báyìí tó ọ̀ tó fi hàn pé àwọn bàbá wa ọ̀tá nǹkan púpọ̀ mọ́lọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí èrú jíjú máa láíláíláí kálùkọ́ yà máa lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n lábà kíyàn lábà kí ẹnìkan kókò náà ọlọ́run náà lákọ̀ọ́kọ́ ọlọ́run mà sílé wo tí ọ̀dá lè bàbá wa sàrà ti rú lábà tó wá kí ọlọ́run àwọn àkáwọn tọ́lọ́run fi rán bẹ̀lá torí bàbá wa mẹ́rin gẹ́ẹ̀kì ẹlẹ̀ mọ́ káàkún kankan bá nǹkan lálẹ́sí o nǹkan lálẹ́sí o nǹkan ńláńlá ni nàkíbùlà àti bẹ́ẹ̀lù lẹ̀ kọ̀dìríyà bàbá wa gbọ́dọ̀ fún gbogbo ẹ̀yìn bàbá bàbá tọ́ ẹ̀kí ń dákọ̀ ṣùgbọ́n tó yé bá ní máa ha bá wọn ìrọ́pẹ̀ tí sẹ́mi lọ́wọ́ pàápàá bàbá wa àgbà fún pàdìrí àlékòrí yìí bàbá wa àgbà kádàrá ní kádàrá gbogbo ẹwà rí kádàrá tó wá ń dá sí akẹ́yìn náà pẹ̀lẹ̀ wà nígbòkó lè nìyí gbogbo ṣe ìdárúgbó ọkà rẹ̀ mú ọkà sí ní jìnì tí ń gbé ara rẹ̀ ìdọ́jọ́ra bàbá wọn fúyẹ́ bá wọn ọdá fọ́kàn náà fúyẹ́ akí àbára ní ọ̀gáníjà àti ní pẹ̀lẹ́ ìlà gbogbo ó láwọn ọjọ́ tó tó ní àmáàjì kan sí ń bẹ tí àwọn ti tàdéhùn tó wọn mọ̀ pé báyìí ni ó yà tí ń bá fi lẹ́n kí mọ́rò pé kọ́dà wọ́n máa sáré fún ọba wọ́n sì sọ fún gbogbo lé wọ́n láwọn sọ fún ilẹ̀ ìdí ilé yìí àti gbogbo yìí lápapọ̀ lẹ́wàá wù mẹ́ta fi àbọ̀ sẹ́jú الله الله أستغفر الله يا الله أستغفر الله يا الله أستغفر الله يا الله أول يوم nígbà fún owó bíbà yìí láyé rí àjọwá pẹ̀lú bàbá wa sí mọ́sẹ̀sì bàbá wa ìfẹ́kì ṣọ́ì bàbá wa ṣọ́pù láìsà láti bàbá wa sáàlì láti markaz a ń ṣe gẹ́gẹ́ ní ìjọ náà àwọn pẹ́pẹ́ mí àádùn ni wọ́n ṣe àbí wọ́n ṣe hálùkà kan wọ́n tòkó lọ́ọ̀kan ní lọ́tọ́lájí náà tí tó ìbá ìgbẹ́rẹ̀ lọ fẹ́ rántí sóyà àwọn àjọ̀kù wọ́n rẹ̀ sí ti àṣíká wọ́n adébé ayọ̀ ìdáyà ó sì dàbí àti ìṣẹ́rí ilẹ̀ ìlàwà kọ́lá mọ́ tó gbé ọgbà kó lé bàbá rẹ̀ kọ́lá mọ́ jẹ́ mẹ́wàá rẹ̀ ká jẹ́ kẹ́mì ọmọ bá rẹ̀ nítorí pé bí ẹ̀ta bá jẹ́ ó di máa kẹ́lẹ̀ lọ́wọ́ sí wà bọ́ọ̀lì wọ́n ti tọ́lẹ̀ kan àwọn àtàn náà mẹ́lẹ̀ ní ìrẹ́bá wá sí ìjẹ́kan síbí ẹ̀sì gìfàrù láti ọ̀pọ̀ èyí tó kùtà ti dúgbò náà méjì ẹjá jẹ́ sí dáadáa ààbárùn ìdínà tí mo fẹ́ ràkábà pé mo fẹ́ mọ̀ nípa ọ̀nà yìí mo wá lọ́dọ̀ bàbá tó bí ní ọba ṣọ́ọ̀bìlọ́jì ẹlẹ́ha ìjàníyà ni wọ́n ti ti fún àṣẹ́ sílẹ̀ púpọ̀ lọ́pàá ìbá ìbá mo rí mo ti fẹ́ tọ ọ̀tá mo fẹ́ àmásìkò sí aburú ń bí gbogbo ẹ̀ ṣàbúrú kankan bẹ̀ látara lọ́rọ̀ bá fi aya wọn ni ọlọ́run ìmọ́lẹ̀ ń kìí kò láíláí ọ yàtọ̀ fún ìdájọ́ wọ́n táwọn ó ṣe lé ìwọ̀n ọ̀dá nǹkan mípọ̀ mọ́ wọ́n ṣe ní mímọ́ rí so a ṣe àtàrúkọ ànẹ́bì ní Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah

محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله عليه صلاة الله عليه سلام الله عليه صلاة الله عليه سلام الله عليه صلاة الله عليه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

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله له الملك وله الحمد لا إله إلا الله يغني ويميت لا إله إلا الله ولي الخير لا إله إلا الله ولي الملك لا إله إلا الله على كل شيء قدير لا إله إلا الله بالإسلام لا إله إلا الله إيمانا لا إله إلا الله àwọn ọlọ́run náà lágbà tó wọ́n náà nìgbàjọ́ wọn gbogbo dáadáa la ilaha illallah sidqan gbogbo sáàdá la ilaha illallah haqqan la ilaha illallah irfanan la ilaha illallah wilayatan la ilaha illallah mafaman la ilaha illallah karamatan la ilaha illallah wahdahu la sharika له ورحمة ورحمة ورحمة إلى أرواح السلاتيين وإلى أرواح السلاتيات وإلى أرواح مولانا أحمد الشجاع أحمد الرقائي الصلاة إلى أرواح مولانا إبراهيم بابا مولانا الشيخ عبد القادر مولانا الشيخ عبد الله الله يطول تاوي كان كما مولانا الشيخ زازلي جميع من قدمهم ومن أخرهم الأرواح الصالحين وخلفائهم ومقدميهم Nígbà mú bẹ́ta ìjálẹ̀ wọ́n ni sáà lọ́pùnrin lóbìnrin ní ìṣàrí ìlàjọ́ ọmọ káàkiri ìjọba. Ọ̀rọ̀ tí yọ ẹ̀nà àrọ́ àìmàṣà ìrìn ìjẹun. Gbogbo àwọn àpapọ̀ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n. Wọ́n á fi lẹ́yẹ̀ ṣe àdọ̀lẹ́fàdìrí jìlẹ́ ní lọ́pùnrin àwọ̀dọ̀rọ̀ ọ̀rọ̀. وإلى أرواء الصحابة الكرام وإلى أرواء أولياء الله والأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت ولا أن يبلوكم أيكم Àyà àwọn ẹni ọlọ́run wọ́n ti fi kalẹ̀ dìwá gẹ́bí tí wà máa tó sọ ìwú ẹ̀. Wọ́n wá tán fúnra rẹ̀, wọ́n wá ti tọrọ tọrọ nǹkan gbógí ìtọ́jẹ́ nǹkan pàtàkì pé èèyàn lè sórí ilẹ̀ ayé àti sọ̀rọ̀. Àníyàn ti rí gbé gbogbo tí wọ́n ní kẹ wá fàánà jọ jẹ́ rí fà ní dáadáa gbogbo tí ọmọ fà ní tó jẹ́ ti sèta ọlọ́mọdé orí yífà ọlọ́mọdé rí ìdí ọlọ́mọdé rí èrò ọlọ́mọdé wọ́n láti wọn ògùn jíjẹ́ sílé ìpàdá tí lọ́mọdé ó kàtẹ̀lẹ́ ìlànà wọ́n tàn mọ́lẹ̀ sáyé ní ìdílé ní ìfòkùnkùn sáyé wọn ọ̀sùn tó mẹ́dì sí ìbáfẹ́ pààyàn ìbáfẹ́ pàtì ẹ̀yẹ bá ti pé ìdílé wọn òyìnbó ti bẹ̀ wọ́n lè sọ láti ilé mọ́lẹ̀ ní ilé ẹ̀sìn ní ilé ìbẹ̀rù ọlọ́run ilé ìwìláyà ọlọ́pàá pẹ̀lú kú bẹ̀. báwọ́ láti ní àkọ́sọ́ àmì ọ̀lọ́pàá kan wá náà علمنا إياك نعبد وإياك نستعين إلى صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم علاقة بعد الإله في مركز مدير المركز أو مدير مركزيين أبا واسو كمال أدبيين أبا واسو هالا بجي gbogbo àwọn ṣùgbọ́n alápapọ̀ gbogbo àyà àwọn ni ọlọ́run tí wọ́n ṣe wà lápọ́lọ́run tí wọ́n àdújẹ́ tí wọ́n ilọ́ ọ̀rọ̀ alítọ́mùsí lákàlábì gbogbo àwọn pápápápá fíkanfíkan ní gbogbo rẹ̀ owó ìdínú pàkátà gbogbo àyè àwọn ẹni ọ̀rọ̀ bá bá ní kọ́mọ́ bàjẹ́ tí wá náà ní bàjẹ́ èyí láti kọ́rọ̀ Lọ́jọ̀bọ́, ayakumọ̀lá ṣùgbọ́n kí lè kí gbogbo ìjòkó wàhàíyí ilmà wal ulama àjàmùhàn wàhàíyí tọ́rì pàtàlìjì ẹ̀lẹ́ sọ́láti wàhàíyí rẹ̀ pàtàlìjì ẹ̀lẹ́ sọ́láti وخير ودام زمانه ودمات صلاتي ودام زمانه ودمت صلاتي ودام زمانه ودمات صلاتي ودام زمانه ودمات صلاتي جزاك الحق أن ننشط يا حياه نهر تحملي سرى صلاتي نهر تحملي سرى صلاتي قدوم خليفة عبد اللتيفي قدوم خليفة عبد اللتيفي إلى من في السعادة والثبات إلى من في السعادة والثبات ẹnu ilé orí ẹsẹ mẹ́rin yìí nílẹ̀ẹ́sẹ̀ iná lọ́wọ́ ní kìí kí ìjìnà bàbá wa àyíre bá ń bà ní ọmọ yẹ sí lẹ́kùn àti ọ̀rọ̀ àgbàlagbà lọ́wọ́ tó wọn. a fi kí alẹ́ ilẹ̀ ilé kéwú wọ̀lẹ̀wọ́lẹ̀ máa àwọn àfáà tó jáde ní àyí tí wọ́n bẹ̀lẹ̀ àtàwọn tó ti lọ a tó fi kí ilé kéwù yìí ilé kéwù ẹ̀sẹ̀ wọ́lẹ̀wọ́lẹ̀ máa àti àwọn àfáà táwà wà ń kalẹ̀ lẹ́yìn ẹ̀dàkùn ti bá sáà ìtàpẹ̀ nìkan mọ́bí sí bínú gbogbo anáà àti kókọ̀ pé wà áyí wà lẹ́wọ̀lẹ̀ máa àjẹmọ́ ánìí أهلي العلم والعلماء جمعا أهلي طريقة الجهل صلاتي أهلي طريقة الجهل صلاتي أنجبنوا مقول الصلاة àti ilé mìíràn tó jẹ́ ilé ohun wúlì dílẹ̀ Yorùbá àdáwò tó kan àwa Yorùbá náà lọ́kàn yìí àwọn kan ti kú wa lẹ́nu tí àdáàmù láti gbogbo ní yàrá láhàkà wà àbá náà ní ilẹ̀ Yorùbá ló ti jẹ́gbé tí àdáàmù kò sí wọn lẹ́nu padà gẹ́gẹ́ káàrù gbogbo kásìkọ̀ pàpọ̀ sí irú tí ń ṣẹlẹ̀ ní àyínà ń ṣẹlẹ̀ nílé bàbá wọn lórí ìdí ń pàtàkà àwọn lọ́kọ́kọ́ làwá

wọ́n á fẹ́ kọ́lọ̀ fúnra rẹ̀ yíya àwọn ní ẹ̀lọ́lọ́m bá wá yìí orípa rẹ̀ ò ní parẹ́ abẹ́ ayé ńlá yìí a tètè máa parẹ́ fúnra ọlọ́run ní ilé àwọn ẹni ọlọ́run oyin ilé afáàlímì kò parẹ́ oyin ilé gígọ́ rẹ̀ kò parẹ́ oyin ilé gígọ́ rẹ̀ Oye ilé ìsàláti náà kò parẹ́ ti bá ti jògbò ní parẹ́ láíláí. Wọ́n ilé ilé máa wálé ọlá máa jàmọ́ àà. Wọ́n ọlọ́run ló yí ilé àfà òkè ààrẹ nígbàtí kò parẹ́. Ilé ẹlẹ́sìn mẹ́ta kò parẹ́. Ilé ìmáàmù Sànúsí kò parẹ́, ilé aláka kò parẹ́. Ìsàlẹ̀ Ọ̀ṣun ọmọ ilé àwọn bàbá Mọ́tàlá kò parẹ́ òkè ààrẹ òparẹ́ títí obìnrin tó ṣe wà sí ńbẹ̀. ọba tó ṣe yí ní níjẹ̀ tamánà náà ni ìjẹ́lẹ̀ ìsàrá tí ó parẹ́ láíláí ilé tí wà dámọ̀ ọ̀parẹ́ ilé bàbá kàbálẹ̀ ọ̀parẹ́ wáyé torí bàbá lè dí ẹ̀lì ẹ̀sọ́lá wáyé torí bàbá lè dí ẹ̀lì ẹ̀sọ́lá àwọn kí torí ká àbí tí ọ̀bá jẹ́ tọ́lọ́run mọ́ ló kí ni problem náà sì sáré mú ẹ̀yin ó jẹ́ tọ́lọ́run tó ń sì ẹ̀yin ó jojú ohun náà lórí jẹ́ pé mọ̀ dú ọ̀rọ̀ mi ò ní kùn púpọ̀ الإنسان بين الشيطان والرحمن الإنسان بين الشيطان والرحمن èèyàn kó ló ti fẹ́ yẹjú ààrẹ ọlọ́run ràmánì ní òun ní ń dá ogun alọ́nà lè ní ó sì pa bàbá náà mùjàkadì kọ́dà bàbá bá ńlá àwọn mùjàkadì ó mú tàà jẹ ní gbogbo nẹ́bẹ̀ adámà lájẹ àríbà ẹ̀tì débẹ̀ náà nù gẹ́bí ọ̀rọ̀ sí bàbá wa kí ìrìnwà bá o ọlọ́run ní ṣe ní ogun tí ẹsẹ̀ ẹ̀rì iṣẹ́ pẹ̀lú òwú ọlọ́run èyí tẹ bá ń lẹ̀ tẹ́lẹ̀ ò ní parẹ́ ẹkùn ní síkún ní sí kí pé ẹkùn tẹ́ ẹkùn palẹ̀mọ́ sẹ́bí bàbá ajẹ́rẹ́ má bá inú mẹ́tọ̀ ti sẹ́sọ̀ ìgbò ọkọ̀ jẹ́ kúkú kan nù tèmi náà fẹ́ sọ mẹ́ta ni àkọ́kọ́ bò láti ríra wa gbà lọ́wọ́ èsù àwọn oníkí àwọn àpá oníṣúfí ọlọ́run ti sọ wálẹ̀ gbogbo wa ní sí àwọn àgbàlagbà ní palẹ̀ mọ́ná lọ gbogbo akẹ́kẹ̀ẹ́ ní àgbẹ̀ lágbàlagbà ní ẹ̀bá rí bí sáwọ̀ ní àbá gbogbo sẹ́ẹ̀ ní sálọ̀ tí wọ́n fi ní pẹ̀lú ẹ̀ lágbàlagbà wọn tí wọ́n fi wọn ará ìsìrí madé tàbí madé tẹ́ ti fún ìzì àtàfà wa tí wà gbóga nígbọ́n wọ́n ti ríyàn dìkan ní gbóga nílọ ọba fẹ́ yọ́ ti fẹ́ fẹ́ni síjò ní mú ní à tí mo Wáyé tọ̀rí kọ̀ta kí ẹni tọ́lá fi. Àbá ti ṣe kọ́nà kan, tàbá bọ́ta bọ́lẹ̀ náà, wọ́n ṣe òjé tí mú ààrẹ torí kan. Ṣé kọ̀ wá sí kọ̀ fẹ́ tí yọ lọ dágẹ́sí máa ti sàmàrí kò lé ṣe mọ́kọ̀ yìí, tùnà sí nínú ọ. Ẹ́? Àbá gbogbo kí ní orí wọlé sí lọ Ẹlákùn jẹ̀mọ́, àgbà ògìgì lọ́kàn wáyé o àfi ká ti yàtà àwọn àjífẹ́ yìí nìkan kọ́ gbogbo wa níjọ bá wí táà bá fẹ́ kánà ó bàjẹ́ táà sì fẹ́ pọ̀ lájẹ́ fàwọn tí ń bọ̀ lẹ́yìn kọlọ́mọ́sà darí ẹsẹ̀ àwọn èèyàn gidi wá àrùn gidi mọ́gbà yìí mọ́gbà àwọn èèyàn mọ́ ọlọ́lá ilaha illallah aláàtún bàbá násàlá ti násàlá sí wọ́n kọ́kà kí ayé wọn ò tèfẹ́ lọ́kùn ní ìtara wọn ilé náà ń lọ rí inú pẹ́ẹ̀rẹ̀ sí adámù náà sí ẹ̀lọ wọlé tó nílárí sí adámù kọ́ wọ́n wá yí gbogbo ayé ọlọ́wọ́lé ẹ̀yìn náà májẹ̀mkan wọ́n sí ìdàkàràmà èyí tó bá lékún lọ́lá kí lè kí wọ́n pọ̀ sí sùúrù lẹ́sẹ̀ o ẹmọ́ lè di pé mò níbi kan yìí yìí problem mẹ́ta ní bẹ fún aṣíwájú ẹ̀sìn gbogbo aṣíwájú ayé báwọn jẹmọ́ bá fẹ́ràn aṣíwájú púpọ̀ wọn kó bá ní kẹwàá bínú ẹ̀ púpọ̀ wọn kó bá ní àbíkọ́ àbítọwọ́sù bẹ́ẹ̀ ni ájò táwọn mọ̀ sí tẹ̀sẹ̀ irú gbogbo ayé ó gbà fún wa ni tí ó wáyé wáyé ìtùkà fún wa pọ́blẹ̀mù tí pọ́blẹ̀mù ń là náà yìí sáyé ẹjú títí yọ́ mọ̀ bíbẹ̀ wọn bá ti ń lé fún sí ibẹ̀ nítorí ọmọ fúra ǹjẹ́ mo ti kọjá àyè báyìí ló wá tó wá bínú olúwa rẹ̀ púpọ̀ tí ìtẹ̀ wá ti kẹ̀kẹ́ dáadáa rárá ni òun ló bá lówọn ogun ọ̀dà tó mú ẹgbẹ̀rún kò sẹ́ntọ́lọ́wọ̀n ọ̀dá bínú mọ́tọ̀ bí i kò sẹ́ntọ́lọ́wọ̀n ọ̀dá ahun mọ́tọ̀ bí i àmì yóò a bẹ̀lọ́hun yóò wá fi kọ́bì kan nítorí kí ibi tí wọ́n gbé tí ó lè kó lè tó ọdọ́ wa lífà sí gbogbo wa náà sáà lífà mi jẹ́lọ ní ọmọ lífà sí Ìgbà ayé tẹ̀lé ìmọ́ mọ́ sára sí ní o, àfọ́wà sí ní o, o kí ó ní o, ọ̀dáta lásílẹ̀ ní o, ọ̀dájọ́ ọlẹ́ni ká tó wá pé torí jẹ́ ìjẹ̀ torí jẹ́ ọ̀rọ̀ ráyìí gbogbo o ma tẹ́lébà pé àlífà ní o, àlífà ní o, àlífà ní o, èèyàn wọ́n sáré èèyàn gbọ́dọ̀ fánì Wàdámà zàmánù wàdà máa fi sọ́lá sí wàdámà zàmánù wàdà máa fi sọ́lá sí. Sọ́látù وذاب زمانه ونما سلاتي وذاب زمانه ونما سلاتي Gbogbo ọ̀nà tí ẹbí ò fi sopọ̀, ìṣẹ́ta ẹlẹ́sẹ̀ ni ẹ, ẹgbọ́n tí bàbá wa ṣe ní tọ́, pé kí mẹ́kí ni máa wáyé, ìṣògbò máa wáyé, ìrú lẹ́ìkú ajọ́ òkú. Ìjọ́ kan àbá Zakavi sẹ́mọ̀ pé ẹlọ́kùn lẹ́kùn púpọ̀, ẹlọ́kùn àwọn àdọ̀mí àti fàájì ọwá ní à ní àpapà lọ́wọ́ àti ọgbọ́dọ̀ lọmọ márùn lẹ́yìn jẹ́ ọmọ tẹ̀lé lórí olùfòfò gbọ́dọ̀ wà nù wọn ó ní ọlá ká ìgbọ́dọ̀ wà nù wọn mọ̀mọ̀ tó gbé yóò kú lẹ́yìn

èyí tí máa ti máa fẹ́wọ́ tí máa yọ owó olóde tí máa yọ ọmọ tó ti máa lá yóò dìjọ́ kan náà tí ó wúrò ẹ̀pá tọ́jú kí nìkan síbi kan bí tí máa rí kí náà tí máa yọ yóò wà kéré tí ó kéré wáyá kí ní yóò wúrò bí tí yóò ti ẹ̀ ní tí wọ́n bá bí ilẹ̀ tí bá wà sí kalẹ̀ alágídí ọmọ tí òun rẹ̀ tẹ́ ti máa mú jẹ ìgbà fún òun lóògbé pàpẹ́ ní wọ́n òun fúnra ìlú sí bẹ́ẹ̀ sùn ní àtàlẹ́ ti àtàlẹ́ kò lè ṣe ó ṣe é dáa ní láti lè fi kí gbogbo ẹ lè wúlò jọ kan كذاك الحق أن شيخ يحيا، الرب الحق قضوا حدو قلوا أتنسوا يا أمير الجيش للداري أنان تريد قوة ثابت جكوبا kí Lè pàdé ta mọ̀lẹ́ lẹ́tẹ̀ rà sọ́lá sí. Lè pàdé ta mọ̀lẹ́ lẹ́tẹ̀ rà sọ́lá sí. Ajá nílọ ẹwà ìtẹwà pé àfikà sí gbogbo fi kú jùtù. Ẹ̀yìn náà wájú kó báyìí. Ẹ má lọ sí ẹwà yóò máa ìdùnnú hàn ta ìdì ní tòmà nínú jẹ̀záàkà wọ́n kọ̀ọ̀kọ̀ Ẹni ò sínú ẹbí tọ́yẹ́ pé ọ parí wá ní a máa jẹ bírù, ká tó wá jẹ́ pé ẹni tí ń bẹ ní ẹgbẹ́ òlòkú ẹbí ọ̀rọ̀ yóò láká jílé jí sọ́rọ̀ tó yẹ pé irinṣẹ́ aṣíwájú ìjásíwájú ìlú lọ́wọ́ ìmọ̀-àyàn ìnílàkáì ìnímímọ̀ ìpẹ́lára ìmìnira ni ọmọ mi ní ó tù ọ jẹ́

ẹgbàtẹ́ sí ọlọ́pẹ́ láyé àwọn ni ọmọ ọ̀dọ́ rẹ̀ búyẹ bá sì rán wọn sí àwọn ìṣiṣẹ́ jẹ́ àwọn èdè ìfojú ẹ̀yìn annabi lọ wọ́n ya bú bákàrí bọ́ọ̀bẹ̀ wọ́n bákàrí bọ́ọ̀bẹ̀ mú ní gbogbo sẹ́tọ́ wá rán wọn lóòótọ́ àwọn ṣe gbóngbóngbó wù ú wà sí ìbẹ̀rẹ̀ àmọ́gbò ti dẹ̀rẹ̀ sáájú máa ṣe àwọn làwọn jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún orí ìgbẹ̀ lọ́dún méjì ń ya ẹ̀sìn ọmọrùn náà bọ́ọ̀lọ́ sí kí àwọn ẹ̀sẹ́kẹ́sì rẹ̀ tẹ́mọ̀ ránṣẹ́ kí àwọn òrí pé ìrọ̀ làwọn iwájú ó sí ọlọ́ àwọn fẹ́ fún orí sí ọlọ ọdún méjì Usmanu náà bọ́ Ọ ẹ̀yìn ilẹ̀ ẹ̀ta fẹ́ẹ̀dí wá bí mi òun mi tún ọmọ bí ti sọ fún ìtẹ́lẹ̀ ẹ̀ẹ̀ta o ẹ bá mẹ́gbì ìlàbà yọ́dá ẹ̀yìn o ẹjẹ́ bàbá ìlú jòkó lẹ́sùn àwọn ẹbí lọ́kàn wà náà wá jìdẹ lónìí aláwá pàdé pé ọkà bàbá yìí bá kí àbọ́ àyàyà ta aláwọn náà ni ọdọ̀ ògùwà náà ọ̀rọ̀ tí ó wá sọ́ọ̀lì ìṣọ̀ ọ̀rọ̀ ni ẹ̀yẹ́ wà wọ́n máa pé tàjọ ń jẹ́ Súfí tàjọ ń jẹ́ Súfí tọ́ríkà ti dàníyà ẹ̀wọ̀ bí ẹkí tọ́sára tí wọ́ ni wọ́n sì sílẹ̀ ti dé wà ìwọ̀n ìwúyà ẹwọ àwọn ọmọ ẹ̀yà wa tí jẹ́ nẹ́sìfàtì lẹ́nì ẹlọ́jọ ọmọ tẹ̀lé ẹ wá wo àwọn tẹ̀bílìkì ẹni bá ti fìtà mírù àmírù náà wọ́n tẹ̀lì lọ náà bọ́ bá jẹ́ wọn sálọ ní gómìnì wọn lọ náà àwọn aláàjẹ́ ó tẹ́sẹ̀ o àwọn aláàjẹ́ kó tẹ́sẹ̀ ẹni bá jẹ́ ṣe òkan àbí àdífà kan kí ò ní ráyè wá kọ́kọ́ Táà bá ṣe ṣe náà wọ́n máa ṣe lọ́hun náà àrọ́ ẹ̀ẹ̀sán lọ́wọ́ máa fi ṣe. Ẹwà tá bá ní ṣéwù kan dé táwọn àtàkìyà ní àbá ní ṣéwù kan dé jáyún, ìmpọ̀tù ṣéwù kan wọ́n bí kan. Tí wọ́n ti ta owó fún, bí ń bá ti lọ tán bẹ́ẹ̀ ni ṣéwù ni ó ṣìdọ́gù mi. Nítorí pé ìmọ̀nì lè ṣiṣẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n kárí ra wa tẹ́ká يدوم خليفة أبدا اللطيف إلى ما في السعادة والثبات إلى ما في السعادة والثبات يدوم خليفة أبدا اللطيف شاب اللطيف أتكن أليفا على بابا سني لي ولا شيخ عادة ولا بابا سوء كمان ولا وين ولا ولا فلسي نوبي واه aláàbàbá asúkúsí aláàbàbá sàrùmí aláàbàbá lágbàjì aláàwọn ẹni ọlọ́run tó dé fi tọrọ lọ́dọ̀ ọlọ́run tó wọ́n ráyé wọn ṣe tí wọ́n sì ṣe dáadáa sọ̀kalẹ̀ dáadáa aláàbàbá wá ní kàdàrà táwọn náà gbà fún bàbá sàlásí ọlá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlá tí ó náà tó kàbà Ilá máa fi sàádà ti wá aláàrínlẹ́gbọ́wà Muhammad èyí ya fi kíra wa ǹjẹ́ tí wọ́n sọ pé a máa ṣe ohun pé ẹsẹ̀ máa pé ká máa ríra wa já fara mọ́ jẹmọ́ kóódà àwọn jẹmọ́ mi mú lé mọ́ bọ̀ wá àwọn tá ríra wa ṣẹ̀ pé ọjọ́ sátidé sẹ́ndì báyìí máa já sí ni lágẹ́gẹ́ àwọn ní jẹ́sà táàmọ́ ṣe kọ̀dìríyàwà náà yàníyàwà ṣùgbọ́n gbogbo kálukú ló ní ìjòkó sí ẹ̀ bá ti wá ní sí wọ́n mọ̀ pè wá àti sọ pé bismillah ti yá mi nítorí kí ni àwọn nǹkan ni wọ́n pọ̀pọ̀pọ̀ wọ́n láti kí ni jẹ́ tìjàníyà kí ni jẹ́ kọ̀dìríyà ẹ̀yìn tó jẹ́ kọ̀dìríyà mú tìjàníyà tìjàwíyà mú kọ̀dìríyà ní tí kànú gbèjà ìwà kọ́ a nídi ara wa a nídi ara wa fètánì ló bí ó dò pé alẹ́ ní sẹ́tù tí ọba jẹ́ ẹ̀kí mọ́kànlá wọn sọ àwọn àgbàlagbà ti lọ ayé wọ́n ti ní ìlò wọ́n ti lọ tán kátàn mọ́lẹ̀ lára káwà náà fi lójú wa àtùmọ̀ wá jà àwọn a pè wíjí hàtùn lọ́bárí àwọn èèyàn síbi wípé kò síjà láàrin kọ̀dìríyà àti tìjàríyà kúlò náà láàsùrútì gbogbo sùrútù wọn náà sì yọ tẹ́kùwà láìlẹ̀ kọ̀yọ ìfẹ̀láfúlẹ̀ ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك الدين القيمة هو طواف لي وفاء كما في الشيطان يكون فوق داي لا تريد شفاته مئة ونا الداي انت بيتواس الداي اللي بيقوم انكيو الداي اللي بيتكلي àdáyìn ẹni tó fẹ́ dá iṣẹ́ dáwà tàbí ọmọ pẹ̀kù sójú ọ̀nà sílẹ̀ ó ní pọ́blẹ̀mù mẹ́ta àdáyìn bẹ́yìn tọ̀bí wọ́n àkìdà ọ̀kan àdáyìn bẹ́yìn bí àti wọ́n ṣẹ́ríà àdáyìn bẹ́yìn ṣètọ́n wọ́n rahman ní pé tẹ́ẹ̀bà kẹjẹ́ àádù súnà kẹmẹ́jẹ́ àádù súnà gbogbo dáwà tí ẹ̀bá ti tó bá ti pé ń díjà alẹ́ ìlú súnà ní kìí ṣe áhàlù rẹ̀ ìlú ní kùkù yóò lù pàánù súnà nẹ́bì ní káwà lálàáfíà súnà ń sí ọlọ́run ní káwà lálàáfíà ànábì náà àwọn tàbí ti ṣe bẹ́ sàhábàtul kiram ẹni tó fẹ́ ṣe fẹ́ àwà gbọ́dọ̀ stọ́dì nǹkan tàà kàálẹ̀ yìí kó stọ́dì nature kí ẹ̀ kọ́lẹ̀ stọ́dì àkídà ẹ̀sìn ẹ̀ nature wa ní sí àtẹ̀mí àtiwọ́ ọlọ́ndà bí mọ́ wa kólíkàlẹ̀ ìsánù halúwà ọlọ́ndà wọ́bíà ní ẹjá bá rí káwà mọ́yà mọ́ fẹ́ pẹ́lú gbogbo ilé ìgbẹ̀nú àwọn súwárùn Qur'an kò dílà lè sáànù máa fi fárawù kàfúrù lọ́mẹ̀dé zàlúmù ni gbogbo wà tí ọ̀dá tí ọ̀dá ó ní tọ̀bíà wa ní níkẹ̀ wa ó láti fẹ́ sí tọ̀bíà yìí pẹ̀lú àkídà inú ara ní méjì sí wà ṣe gbogbo ẹjẹ́ ń pé àwọn alálùsúnà ní gbogbo tọ̀bíà yìí ìṣe ló dàbí ẹni pé a fẹ́ gbéra wa ga a fẹ́ kọ̀ndẹ́mù àwọn kankan àwọn tàbá ń jẹ́ alùsùtà ń jẹ́ súnfí pé àṣẹ súnfí àríkàwà ní òfúra nǹkan tí wọ́n kà mọ́ wa lọ́wọ́ pé táà wí fún wọn kí sì àwọn tí ń búdá pé wọ́n ní sọ ìtàríkà ọ̀dá kọ̀díyẹ ọ̀dá Tìjàní ọ̀dá táwọn ń ni wọ́n ń pa nǹkan tí wọ́n ń rí kà mọ́ wa láàájọ́ ní tí ọ̀dá hùn táwọn náà lè mú kú àbájìmọ̀ tọ̀bí àwa káwọ́bíà ẹni ó kápa nọ̀fíà rẹ̀ tó kápa níṣọ́ rẹ̀ tó kápa jìpèsíyà rẹ̀ gẹ̀ríza rẹ̀ òun là ń pè súfí ní wọ́n bá ti délì gẹ́tọ̀ ọ̀gá pè mí súfí ni mo jù bínú rẹ̀ fi ah, àálùmọ́ ti dárùn gẹ̀rí mo ti kí láwà ní pẹ̀lú ọ̀rẹ́ kí sí, al'amalul ọ́tí gbogbo wa kápìlì rọ́rọ̀ sọ ipé súnfí ń bẹ̀. súnfí ò sì dáyé rú súnfí ò pẹ̀sẹ̀ rú ní súnfí hakiki àdáyí awil ìsànù bẹ́yìn tọ̀bí àti wọ́l àkídà wàtá ní àkídà wa ní kásà kọ́lọ̀n ló lè ṣe gbogbo nǹkan ọlọ́n ló ṣe tàwọn bàbá wa bẹ́ẹ̀ ọ̀dá kankan wọn lábẹ́ ṣúdí wa. ẹlẹ́ẹ̀kejì àlìsànù bẹ́yìn ìfihàn àti ìwà ìṣẹ̀rí àti ṣẹ̀rí àwa Islam òun ló ní kí a máa ṣe mímọ́ ká má tàpọ̀ lọ́kùnrin lóbìnrin ká má ní òun ká má jẹ ara mú bí àwa ni wà gbàdé kí láti sí òun la ń sọ fáwọn kan tí wọ́n dé lókè ah, ẹ̀ lè sí bí wéré kàábà fún ara lọ́ bó ti mọ́tò náà àwọn tí tó ń ṣe bákàbákan kú mẹ́kọ̀ tán káwà ìtọ́lọ́ ni afẹ́kí Lagos ìlú gbogbo àlejò ìlú Ìgbò ìlú Christian ìlú ẹlẹ́bọ ìlú aláwo ìlú olóòsà tí mùsùlùmí ń yọ ti ẹlò mẹ́káwà pé tẹ́tẹ́tẹ́ gbogbo ẹ̀yìn ó kújẹ fún mẹ́kẹ̀fẹ́ ní ìtẹ̀bá ti lè débi Saudi dáa yí gbọ́dọ̀ environment àti ẹ̀rí àtúgbé lọ́wọ́. Tó ń dọ́dá lẹ́gbẹ̀ẹ́ náà bẹ̀rẹ̀ sí jíjẹ ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ ló jẹ́ ìrẹ́bẹ̀ kanáà ló jẹ́ àdìdẹ náà ní ọyá. Àwọn sàábé tí mẹ́mẹ́ mu, alábìrí yọ́ mu, pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè gbà lọ́wọ́ ayàfẹ́ tó mẹ́ta, bìtẹ̀nzíl, bìtẹ̀sí, náà tí ń wá lọ́pọ̀ tó ìgbà ọtí lẹ́nu gbogbo àwọn àbí kí àmì ìwú bákà sí wọ́n tó mọ̀ mú mọ́. ẹnu ilé kọ́ ájò ní káwà rí tẹ́ ìwùkẹ́ kó tó wá kọ sí bọnú láwàgbà àà ní a ti dágbére pà àti mọ́ ni wọ́n tún padà sí àdáyí àwìlẹ̀ ẹ̀msáà lẹ́yìn ẹ̀lbí àti ọ̀ṣẹ́ríà àwọn ni wọ́n àwòkọ́ sí àwọn ni wọ́n tẹ̀lé táà máa ń fẹ́ gbígbà àdúrà àwọn bàbá tàná káà ń fẹ́ gbígbà àdúrà àwọn bàbá ti jẹta káà náà rọ́jú ṣe bí wọn gbogbo nǹkan yìí náà lọ́dà mọ́ àwọn náà kò sí dàwọn láàmú àrùn dàwọn láàmú ọ̀tá dàwọn láàmú àbíkú dàwọn láàmú wàhálà tẹ́lẹ̀ wọ́n rọ́jú sí náà ni ìlọ́jọ́ arọ́jú pé òní káwà náà try ká gbìyànjú ó yí àwọn tí à ń jọ ń ṣe pọ̀ pípọ̀ sọ́ta láàrin والثالث الداعي بين الشيطان والرحمن وسيبا كاتس بيواله الشيطان يدعو إذبه ليكون من أصحاب الصحيح jojúmọ́ ní pẹ̀pẹ̀ nígbà tí mo rú sí mo ronú jọ kàwà èrò mi èèyàn àfáà ọlọ́wà sí pé èrò náà jọra wà tí ń pọ̀ sí ẹ̀mí tó ń lè sí záwíyà ń pọ̀ sí ìjẹ̀gbọ́n ń pọ̀ sí àwùjọ ìsìn wá jẹ́ àwùjọ tó dàbẹ̀ ń pè ló burú jù wọ́n wá rọ àfà lọ́rùn àtọmọ kí wọ́n ìsìnkú gbéra wọn nígbà kó búra wọn lábùsí di ìdí tí ojú ó sì ní sí wọ́n pé àfà ń bùi ah, ẹlẹ́sẹ̀ sí ni wọ́n jìyẹ̀ sí níbi ẹ̀sìn ìhùn gan náà níbi tó tó yín mú àwọn kan bẹ kò jẹ́ wọ́n tẹ́sì ọkẹ̀yìn wọ́n tẹ́sì àwọn bẹ́sì lọ àwọn tàwà múra tẹ́sì náà wá tó dì wá bí ẹ̀sìn òun gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọwá kò ní ábìkì ọwá bọ́ tó dà wọ́n áàlìmí àwọn onímọ̀ ẹ̀yìn lẹ́tàn ayé sí ẹ̀yìn lẹ́bàjẹ́ ju wà yóò lọ ọjẹ́ pé òun ni háájì òun máa ní ọ̀ tí ń dí lọ́wọ́ sí ìjárọ̀dọ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ mọ́rọ̀ gbogbo atáa pé iṣẹ́ lọ́wọ́ lẹ́yà àwọn bàbá àtàná látorí àlífà wa ẹn tí ó jẹ ìmáàmù kí ni àwọn nǹkan tí ọgbọ́dọ̀ kíèsì ìmáàmù lọ́kẹ̀ẹ́ yóò ra kò fí mọ̀ záyà Ìnálẹ́ àfẹ́lẹ́ Ìsìdí tí ó kán lè wá sọ́bùrí lè jẹ nílé. Òdodo sísọ, káwọn fọ̀kà sí pé wọ́n yìnwá. Ẹni bá ti jẹ́ ìmáàmù tó jáde fún ọ̀tún gbọdọ̀ kúrọ́ mọ́. Ẹni bá ti jẹ́ òṣìṣẹ́ jogun láàrẹ. Wọ́n fábùnrin ní jẹ̀mí lè múrù lọ́wọ́ gbogbo wa kálẹ̀ rí létò, kálẹ̀ rí létọ́jú, kálẹ̀ rí lè túnṣe. Àdúnlù àmọ́ ẹ̀nàdé àtẹlé lẹ́hàlá ní. Ádìlù lọ́wọ́ wa ti ṣe déédé. Àti mòrídí tó rówó mú wá, àdéjì ni ti ṣe fẹ́ ni tí àmánà láti nígbà pípamọ́ ọ̀rọ̀ ṣé ìwẹ̀ ìmọ́mọ̀ ìmọ́ sọ ọ̀rọ̀ tí ẹ̀tọ̀ wọn sọ kọ́mọ̀ jà sọ́dọ̀ ẹnìkejì kí ẹ sàmánà àmánà owó àtàmánà ọ̀rọ̀ àtàmánà ṣáhàwà àtìlú lẹ́hàdáàlì ọwọ́ àti àti àdàbà fi tàṣíwájú kọ́mọ̀ jẹ́ aláàlì kólébà ní káṣkólégẹ́ yìí pẹ̀sí olè èèyàn bá jẹ́ aláàlì tí máa ń jẹ́ aráàmù fún àní sí gáfùrù kò ní rí hijabu láà tàjá lí oníṣẹ́lẹ̀ fún Peter Jálí ọba tẹ̀lẹ̀ ṣe ìtàrù ní ọ̀tẹ̀lẹ̀ fún. Ẹ máa jẹ haramu. Ọlọ́run sọ pé yá ayọ́ rùsùlù kò ló mínà tó yí bá ti máa rẹ̀sẹ̀kìnàkùn. Ẹ̀yìn tàà mẹ́ ń tẹ́ta gbé tó fi ìsìwà ẹ mẹ́ ti haramu mọ́. Ẹ mẹ́ ta tọ́lọ̀ ń lóhun ọ̀fẹ́ pọ̀ mọ́ tó fẹ́ mọ́ yóò afẹ́kẹ́mi wá máa rìn lọ bí àwọn ìyókù òrìn lọ táa bá ti fi àrámù fún àrámù dábà ni àrámù ara èèyàn ni àrámù gàtí owó ni àrámù tó bá ti lè rí bẹ́ẹ̀ láì fún sàpẹ̀lẹ̀ ìjà ẹ̀gbọ́n tí wọ́n ní ẹgbẹ́ ọlọ́nkan rìn lọ àṣà àṣà àjùbára

Ọlọ́run ti sọ alẹ́ ó ti túnà sí lọ sáyé. Àwọn àfáàmù bọ́ọ̀lọ́ lọ́sẹ̀ ó pè ọlá àpapọ̀ wọ́n kó bùkátà wà bọ́ tí ọ̀ bá gbà ojú kí ọ. Máa bá ti lọ bí kan lọ sápamọ́ sílẹ̀ àwọn tọ̀ ó túnà sí lé wa. Bàbá ti kó tánú afánagbẹ́yàsẹ̀ kó ní méjì jọ ẹjù kó nù. Ẹ̀ ọ́ mọ́jú tó tó ń ṣe ní ìṣẹ́ ló ti ṣe ní àyíyàn. Ọ́tán bàbá àjífà àti gbogbo alájọ́ ń sọ àti mítìnì ni ṣẹ́njọ́ máa yà sáńfà yíká pẹ̀lẹ́njọ́ màlùkùnránìkì mítìnì tó ní ọ̀lá wú síta wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n tẹ́ fíṣà láàrín bàbá tó sọ́ọ̀lẹ̀ ní Cairo mo wá rí gbogbo àwọn tẹ́ ń palọgbà tí gbogbo Cairo tó dàrú Amẹ́ríkà ní ti jẹ́ wọn wọ́n sẹ́ẹ̀tì fún Tunis

wọ́n fẹ́ ti kílẹ̀ àjọ́ sí gẹ́gẹ́ bí ìlú Christian nígbà táwọn ará Borno fẹ́ ti kílẹ̀ Borno gẹ́gẹ́ bí ìlú Islam kí Zamfara fẹ́ ti kílẹ̀ Zamfara gẹ́ <laughs> Wọ́n tún jẹ́ òórùn, ẹ̀rọ náà nílé náà ìrìn ẹ̀mí, ìrìn ẹ̀mí, ìrìn ẹ̀mí. Ìlọrin. Mo jẹ́ Ọmọ ní àjàfẹ́ lọ. Kí èèyàn bá fi rẹ̀ láàfáà, ó pèrè ń kéfèé rí kan, wọ́n máa fi mọ̀ kó lóògùn ńláńlá ni, wọ́n ni kọ́ lọ sí tí náà kó dúó kọ́ lọ sí òsà náà. Ọba dúó mẹ̀tẹ́jẹ rẹ̀ ọba gbé. Ọba dúó mẹ̀tẹ́jẹ rẹ̀ ọba gbé ọ̀dá dídé lẹ́wọ̀n gúrò kó ti Àwọn akẹ́kọ̀ọ́

Bàbá Apọ́lọ̀ ń sọ̀rọ̀. Ọjọ́ alúwà. Wọ́n tún wá pẹ́ nígbọ̀kẹ̀ ní lọ sọ́dọ̀ ọlọ́run. Tí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ sí ọ̀gẹ́dì ọkà sọ̀rọ̀. ti wọ́n lẹ́ni jòkó ní èyí. Bí ẹ̀lọ́ àṣà

Bàbá àtẹwà ti kọpá. Bàbá àtẹwà ti wá jáde sí ìbọ̀yẹ̀ púpọ̀. Bàbá àtẹwà ti wá ní ọkùnjẹ́ àpá. Ọba tó Erékùnlé tẹ̀wọ́ táàrí. Nínú ẹni ìfìlá. Nínú ẹni ìfìlá Báyìí tó jẹ́ àwọn nǹkan aláàdí. Kí ara wa ìkórè dé mẹ́ta ìdáàmù kọ́ àmà. Kí ara wa ìkórè láti bí ìbára wọn náà. Ọlọ́wọ́ máa dé sílẹ̀. Àrọwà àpòlùmùlò, àrọwà àpòlùmìlà. Àmì àwọn màláríkò Látara báyìí, àbáwọ́bẹ̀ ti ṣe àṣáà. Lórí ìgbàtí pé.

Lẹ́wọ̀ aláàbò ní wọ́n sọ Ààrẹ̀kúnmùlá. Ààrẹ̀kúnmùlá. Wọ́n lọ fẹ́ làfáà ń sáré lọ́wọ́ ọ̀tún báyìí. Àpapọ̀ ẹ̀kọ́ wà sí báyìí. Wọ́n sáré sọ́wọ́ sí. Wọ́n tún sáré lọ́báyìí. Wọ́n kó olè lùkú mẹ́rin. Ìgbà tó kó olè lùkú mẹ́rin. Lọ́bá kúrò lọ́bí ògbà lọ́bá náà gbé. Bàbá náà bá tí ó kà náà. Wọ́n bá jẹ́ sókè. Wọ́n bá kọ́ mẹ́lẹ́fẹ́. Wọ́n bá dìde sókè. Ọba dìde sókè. Gbogbo àwọn alágbára ológun wọ́n ní ha. Bàbá rẹ̀ ń tó lè ìsìlámù mú jọ́nà wọ́n lé lẹ́gbẹ̀rún. Wọ́n lẹ́gbẹ̀rún wọ́n lọ́nà lẹ́gbẹ̀rún. Níbọ̀láwà. Níbọ̀láwà. Irú ẹ̀mí náà bẹ lára wa ẹ̀mí táwọn lóòrùn náà bẹ lára wa náà. Ẹ̀mí táwọn lóòrùn náà bẹ lára wa náà. A ń lò ó sí ní ilé, a ní mílíọ̀nù fẹ́ kó Àfikágó olúwa àgọ́, àfíkàtà kúrúsí yọ, àfikágó olúwa àgọ́, àfíkà kúrúsí. Àfikágó olúwa àgọ́, àfíkà kúrúsí. Àfikágó olúwa àgọ́, àfíkà kúrúsí. Àgbáwo tó ayé ọkà mú mi ní omi yọ, bàbá wo tó gùn ayé ẹsẹ̀ mú mi ní ó jẹ́ o. Àfíká olúwàgbọ́ láti ká múrí. Àfíká olúwàgbọ́ láti ká múrí. Àfíká olúwàgbọ́ ayé ọ̀pá mi. Bàbá ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá nígbà Màhámà fẹ́ bá mi sọ̀rọ̀ ṣe wá àti fún mi. Ó ṣe wá àti fún mi. Ó ṣe kí ìlú ní ibi ẹni kẹta máa nínú ìsìláàmù àti ìjọ àjọ ọmọ ní èyí. Ṣèyí jẹ́ ìjọ máa nínú ìsìláàmù. Ó lè ìsìláàmù, ó lé bílé ìsìláàmù, ìgbà ó lárú. Ọlọ́run bá lè rí ìsìláàmù. Àjẹ́ ìrákà. Ṣèyí jẹ́ omi láìra tọ́kọ́ lọ bọ́rọ̀ ń bọ́ kò fi dúró lórí bẹ́ẹ̀. Méjì náà ni. Kúl ní Kaula, tó mọ̀ sẹ́kì ní àmàlẹ̀. Tọ́bọ́ ọgbà mẹ́rọ̀ mọ́gbà lẹ́nu. Àmọ́rùkú Lẹ́gbẹ̀ ọ̀nà ká wá dúró dédé ká dúró bẹ́ẹ̀. Ká dúró tí ó lọ́hùn náà. Ọlọ́wọ́ kára dúdú ó náà náà jáde sí wa. Gbogbo ọlọ́rọ̀ máa ń jẹ máa wòlí. Gbogbo ọlọ́rọ̀ máa ń jẹ máa wòlí. Látara kàrá náà. Látara ipò bẹ́ẹ̀. Wọ́n dépò kan. Kò kú ọlẹ́. Ọlọ́wọ́ kúlọ̀sì ẹ̀. Dẹ̀sìrí fún ni. Dẹ̀sìrí fún ni. Dẹ̀sìrí fún ni. Dẹ̀sìrí fún ni sílẹ̀ tọ̀sárùkù kápárádà kíyàn jù kíyàn báyìí ọdún tí àbùkádìrì báyìí tẹ́ àmá sí àbùkádìrì tẹ́ ma fàgbà ní ẹ̀rọ fáà Ọmọ orí wọn bàrẹ̀ lọ́ọ̀kan náà. Tàṣẹ́rù fún orí. Tẹ̀sìrú fún ní bá sí ọwọ́ dọwọ́. Tẹ́sẹ̀ àrú fún ní ká máa yíra padà. Ọrin lórí omi, ọrin lórí atẹ́gùn. Ìtìkọ́ náà yóò bí obi ẹ̀. Ìdúó dédé yóò bí obi ẹ̀.

Àkàndíbọ́lá ní Pọ́nàdára fídá. Pọ́nàdára kìíyànà. Wọ́n lágbára wọn síbi torí tara wọn. Bàtàwà nílò ni a fi ń bára wá jà ní. Agbára tí wà á fi ń bára wá jà ní. Àwọn ń lọ fọ́lọ̀ ń fánà Muhammad. Má fi sáà bó ṣe àrí ìdámọ̀ olúwàgbọ́

láti 1966. wàhálà ìsùn kó túnmọ̀ ẹgbẹ́ ìdáni wàhálà ìsùn àbí kí ní kan wọ́n dáhùn ìrún ọ̀rẹ́ yẹn pàápàá yọ́ máa yọ́ máa lè rẹ̀ ìlú ní kó tó ṣe àfi ká gbọ́lọ̀ gbọ́ káfì takún níbi tẹ́ mi wà yí òun ní kó bẹ̀ ìtọ́lọ̀ bá ní ìlàyé bí láti ní mo nínú iye ní tán látara bẹ́ẹ̀ bàbá ní àwọn àfáà wá ti méjì àwọn akálùkù á ní pàkà wọ́n á lọ sí ibìkan

wọn àti bá kọ́bọ̀ ọ̀rọ̀ ìtànà wọn kẹmọ ọba wọn ti ní kẹmọ ọba wọn ti ní nì àwá wá wọlé àfáàdì gbogbo jọ́nà wọ́n tún lẹ́yìn wọn gájá lọ dìbò Àwọn ẹ̀kọ́ mọ́ pín kọ́wàá tó àwọn kan lọ lọ ní àwọn kan lọ ẹmọ́ ẹ bá dì ìfẹ́ tó rúkọ lọ́rùn gẹ ọ̀kan tẹ́ bá dì ọmọ ti ẹgbẹgbẹ̀rún mùsùlùmí ní ọ̀wọ́lé wọ́n sọ ọlọ́rọ̀ wọ́n tó ti tẹ́tẹ̀lé wọ́n sọ ọlọ́rọ̀ pé bá ilé orí wọ́n tó wọ́n á ti tẹ́tẹ̀lé wọ́n ti gbà kẹta lọ́dọ̀ jọba fún àní mùsùlùmí ní ọmọ pẹ lókè èyí táwọn ránù èyí tó sojú wa láwúyà àpẹ́sí àwọn àgbàlagbà mọ́ àwọn àdìgbà tí wọ́n wọlé

àwọn ọ̀wọ́ sálẹ́ ẹ̀ká gbé wá o àti méjì lè tọ́pọ̀ tí wọ́n pè wá ní kọ́ alẹ́kùn sí sí sí sàúdí ní káàkiri gbìyàn wá ní àbí gàdáfi ní kálọ̀ gbé wá ẹni tí ó halẹ̀ tí ó wáyé ọmọ bí ìpòbù ti halẹ̀ káànù ọ̀pẹ́ ni tí ó halẹ̀ wá tí ó fi jẹ́ pé mùsùlùmí àwọn àkàkù ara níbi táà jẹ́ múra ní sí ìdáwọn sí ni ẹ́ Bìkátìn náà àìpa pé ẹnìkan gba sí wàdá kan ọ̀gbá sí wàdá, wọ́n náwó lápò ara wọn, wọ́n náwó aláwọn náà pọ̀lọ. Bọ́lọ̀mẹ́ ẹbá lọ pé tí ó lè Azẹ́ àrílá pé gbogbo ayé pàpẹ́ Azẹ́ àrílé kí wá gba gbogbo Ìsìlámù láyé. Wọ́n á lè lọ bá sàkàrí kí sàkàrí tó bí míjọ ní ike kí ló fún wa tó fún wa ló délẹ̀. Ìgbà tí ó lè Azẹ́ àrílá lè kọ́wọ̀ lú. Ẹ náwó ẹgbẹ̀ alálejò ṣe tàgàrí ṣe ń tẹ́ fẹ́nu ẹbá tún kùn kí ọmọ ìwọ̀n ìsìláàmù láfẹ́ fún ìsìláàmù ló lè léyìí àbọ́ ọgbà kẹfà ẹjẹ́ wá sí àríjọwádìí ọdábẹ́kúta òdé kánù òdé gbá òdé bàtàn òdé gbogbo ẹ̀ tí wá dámù lọ wá náwó lápò ara wọn ìyókù ọgbẹ́dẹ́ kútọnú ọgbẹ́dẹ́ gánà ọgbẹ́dẹ́ gbogbo ẹ̀ gbogbo orí tó pọ̀ kú dé tí wá sí àríjọwádìí kí lè ní ó ṣe fọ́lọ́un tí ní pípẹ́ nìkan bú mi ẹnìkan bá mi jà kí ni wọ́n náà fẹ́ ṣe fọ́lọ́un káfẹ́ ebú àtìjà tì ká tó kú àwọn àyàwó akẹ́lókún ní orí ìṣẹ́ ọ̀sán sàárù kó ti lọ́nu tí ó bàzá sí ti lọ́nu àbá àkọ̀rí mo كتابك فما وقف عليه دم من يمي فما وقف عليه دم من يمي تقول وقف كتابك Ìjọ́pẹ̀ wá sí ẹjọ́ fi pàtí ìṣẹ́dá fún ìjọ́pẹ̀ sí fi tẹ́lẹ̀ gátàrà tí ó ní ààrẹ tó bẹ̀. Tọ́lájẹ̀ ní ń lẹ́ lọ kí ẹbí tí bàbá wá sí oní bàbá ẹgbẹ́ ń bolẹ̀ ń lọ táà nílé ìdásà láti là ń lọ ẹlọ́kùn pé tí ó kọ̀ ohun tó ó dìgbé sí wa àà pé ààrẹ tí ẹmọ bídẹ́ lọ ó kọ̀ ohun tuntun àti kíra nítorí ẹ̀ lọ afẹ́ kí dáúlà Islam àti fẹ́ kí dáwà Islamiyya ọwà sábítà báwa bá ti dé àwọn tí ó ti jọ náà sí ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستحيي أنفسكم ولهم فيها ما تدعون نزلا منه إيه. ومن يعمل قولا مما دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من أهل المسلمين ولا تستوي العثرة ولا سيئه Ẹni wá kú wa kó lóun bọ́ fi wá sí kú wa ẹmọ yà sí ẹjí ó gúrí ẹ̀ lára wa kọ́ lọ mọ́ kú wa mọ́. Èèyàn nìkan bá rí wa kú, alhamdulillah, lẹ́mi lòun kú, ah, mo ti ẹ̀rẹ́ nìkan yọ díẹ̀ nù kátàkátà mi tí mo ṣe. Àwọn bá ti ní kí kọ́ mọ lọ́dọ̀ ṣe láàárí ìkú lọ́dọ̀ ọlọ́dọ̀ àmàláìkà. Ọ̀tọ́nù, ṣé èèyàn máa lọ bẹ́ẹ̀, ó ti máa yìn ọ ẹ̀rẹ́ nìkan tàbárẹ́ nìkan wá tàbárẹ́ ní tọ̀tà wá ìfàábẹ̀rẹ̀ tí iye àhásánù fi rere sábí tí rere sábí àdíbà mọ́ gbogbo nìkan mú yíò wọ́n lẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀hámẹ́tọ̀ ẹ̀pẹ́ mítí ni wọ́n lẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀pẹ́ ẹ̀kọ́ kẹfẹ́ ráyè ṣe tí ẹ̀fẹ́ sí Ọ̀ìzánlẹ́tì ọ̀ìzánlẹ́tì ibẹ̀ iná kọwọ́ bẹ́ iná hù àgáwà tó kàánà ohun wà ní ìyọ̀nà àmì. Ọmọ rẹ̀ nìkan ti ń bínú bí omi gbóná tí ń rú gani okùnrin tó gbà lẹ̀ okùnrin tó tí ń bínú ilẹ̀ ìbínú jẹ́ ọ̀pá náà máa kí pí pẹ̀lẹ́ o ṣe sùúrù dákùn sí òrùsí ò lè jù bẹ́ẹ̀ àmọ́ta ètò ìsìn ó sùn wọ́n gbádùn wọn lálàáfíà tó bá ti di ọ̀rọ̀ ẹnìkan mọ́ ọkùn ọlọ́jẹ́bẹ̀ àríkà ọmọ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ ọlọ́jẹ́rí ìpẹ́ لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عزيز عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل عبدي الله لا إله إلا الله عيسى وكلت وهو رب الأشرابين بسم الله الرحمن الرحيم كلام الله الله الله الله الله الله الله الله الله ال آمين